ṣé wàá wá kí mi ní òpin ọ̀sẹ̀ ní ọjọ́ àìkú. ní aago mélòó ni o fẹ́ kí n wá? ó máa dára ní ọ̀sán nítorí pé mo máa lọ sí ìsìn ọmọdé ní aago mẹ́sàn-án ààbọ̀ àárọ̀ lẹ́yìn náà ní aago mẹ́wàá ìsìn àgbà máa bẹ̀rẹ̀. ní aago márùn-ún ìrọ̀lẹ́ mo ń lọ sí ibi ọjọ́ ìbí ọ̀rẹ́ mi kan. ọjọ́ ìbí ta ni? ọjọ́ ìbí ti Akin Ọmọ́yẹmí. rárá o. Aago mẹ́ta ni ọjọ́ ìbí Akin yẹn, tí o bá lọ ní aago márùn-ún wàá kàn lọ gba ilẹ̀ ni. Ó ṣe kúkú jẹ́ kí a pàdé ní ọ̀dọ̀ Akin, ṣé wàá sọ fún àwọn òbí rẹ? Nígbà wo ni o máa dé ọ̀dọ̀ Akin? Bí aago mẹ́ta ààbọ̀ ọ̀sán. Ó dára, ó dìgbà kan ná.